نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أرقف الله سبحانه وتعالى أسن ترى لكم كياتي قرام أفوى النبي محمد صلى الله عليه وسلم أو على لرياتي أو صحابة ري. أتي ببعواتي ومتلي لنا ري. فلما بكوشي واني أكنوا náà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ náà ní ìbẹ̀rẹ̀ tópíkì ìlànà ní pé kódà tá bá ní 5 hours kódà tá bá ní wákàtí márùn-ún so kìí ṣe tópíkì yìí ṣe nǹkan tí a lè wò tán so àwọn òṣùlù ibi tí gbogbo àwọn nìfàkọ̀ àwọn ọ̀rọ̀ tá ń rí láwùjọ tó ń tàbá wọn sàábé àwọn sàábí òjíṣẹ́ ńlá so sallallahu alaihi wasallam tó ń tàbá annabi sallallahu alaihi wasallam gangan fúnra rẹ̀ tó ń tàbá Qur'an tó ń tàbá sunna so tó ń tàbá ẹ̀sì Islam àwọn ìpìlẹ̀ rẹ̀ àwọn làwọ̀ yìí so ká wá fi gbọ́ wọn yé torí pé mò ń ṣàlàyé fún wa pé so tàbá lọ wákàtí márùn gan lónìí so a lè sọ́tán so boya tàbá lọ wákàtí márùn bóyá lè parí ti àwọn rọ́fídọ̀n tí ẹ̀ so tó túnmọ̀ pé Lori ìjòkó lóríṣìíríṣìí ìjòkó Ọlọ́run Ọba ló mọ iye tí ó padà tán sí àmá so yóò ti jẹ́ pé tọ́ alhamdulillah àyìnrìn náà kaba ìwà ńlẹ̀ so tí yóò sì fi máa tọ gbogbo ẹni tó bá fẹ́ mọ̀nà sọ́nà nítorí àwọn òdodo tó wà ń bẹ èsì nítorí ẹni tó ń sọ so nítorí àwọn òdodo ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó wà ń bẹ àlàyé àwọn sàábé àti ọ̀rọ̀ àwọn sálàfù so tó wà ń bẹ so lábàlá so nǹkan tá wò sí lónìí kò ní pọ̀ ma so kákan fi gún èyí tàn sọ yìí ká fi gún bìkan so ká fòun ká fi ká sọrí ẹ̀ sí bìkan so àti pé pàápàá jùlọ a ní ìdánilẹ́kọ̀ọ́ lónìí pẹ̀lú kan náà àwọn olùmọ́wa so sheikh abu musab majdi hafala so a ní ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn so gbogbo àwọn nǹkan yìí yóò fà tó fi pé tàbá ti ríbi fi sọbítà fẹ́ fi sọ inṣáàlá ta'ala so a ma tẹ̀síwájú inṣáàlá bóyá lẹ́yìn ramadan inṣáàlá kọ́lọ̀n bá kí ó sin rọrùn so kó fi ṣe àwa àti gbogbo ẹni tí ó mọ̀gbọ́n náà kó fi ṣe wọ́n láǹfààní so ibi tí ọ̀rọ̀ dé báyìí tí a bá ń tẹ̀lé àwọn nǹkan tí a ti ń so ó yẹ kí in tán pè ní ṣíyà ọyẹ kò ti yé wa ọyẹ kí tá má dákọ ṣíyà so ọyẹ kó yé wa pé kí ní àwọn nǹkan tó pọ̀ ló kó sínú so pàápàá jùlọ yóò fi wo àsìkò wo náà fi ń sọ so tẹ́yìn bá dákọ ṣíyà lásìkò ti wà yìí nígbà ti wà yìí a sọ wa pé ó pín sí mélòó mẹ́ta so àwọn zaidiyya so àwọn náà sẹ́pẹ́rẹ́ jù so àwọn olùmọ̀mí náà máa ń bà dá àwọn so nítorí pé wọ́n kó àwọn nǹkan mí nínú àwọn bídá tó pọ̀ gan wọ́n kó mẹ́rù so but àwọn olùmọ̀ lórí pé wọ́n kàn fàdọ́là Ali lórí Osman so wọ́n yí sí bọ́ àwọn sàábé so wọ́n yí sí kàfàrà wọn wọ́n yí sí sọ pé Kùránì tí wọ́n yàtọ̀ wọ́n yí sí sọ pé ẹ̀sìn tí wọ́n yàtọ̀ so àwọn zaidiyya ni bákaná a ní àwọn rọ́fídọ̀ àwọn isna àṣàríyà so àwọn eléyìí a ti fi nílẹ̀ fún wa pé kí ni ìdájọ́ wọn kèfèrí ni wọn àtọ́lùmọ́ wọn so àti àwọ́mù wọn kèfèrí ni wọn so àwọn rọ́fídọ̀ ni so ẹlẹ́kẹta àwọn ni gini àwọn ismailiyya a wọ́n sọ fún wa àwọn eléyìí ló burú wàláhì in tí mo lè fi ismailiyya wégbé ẹgbẹ́ òkùnkùn ni ẹgbẹ́ òkùnkùn gẹ́gẹ́ fún ara rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ni ẹ́ so tọ́rọ àwọn bàtíníyà àwọn wọ́n dá àwọn akẹ́kọ́ tó jọmọ́ spirit court wo gan nínú islam so ló kọ so tí islam wọ́n sì bọ́pá bọ́sẹ̀ kò so tẹ́lẹ̀ ìbá yẹ wà báyìí ẹ jẹ́ ká là kọ́sọ̀ ẹ jẹ́ ká summarize gbogbo nǹkan tá ń sọ látàárọ̀ pẹ̀lú ọ̀rọ̀ al-hafiz ibn hajar nínú fathul bari so ibn hajar sọ pé wa tashayyu' in ta ń pè ní tashayyu' mahabbatu ali ìfẹ́ ali ni wa ala sahaba àti ìgbọ́lá fún ali lórí àwọn sahaba faman qaddamahu ala abi bakri wa umar àmọ́ ẹni tó ń bá gbọ́lá fún ali lórí abubakri àti umar fahuwa zalin fi tashayyu'ihi irú ẹni bẹ́ẹ̀ lòun ṣe kí lòun kọjá ìlà níbi tashayyu'u rẹ̀ wa yutlaqu alayhi rafidiyyun irú ẹni bẹ́ẹ̀ náà ma ń pè ní kíni wọ́n ma ń pè ní rafidi so túnmọ̀ pé àtàṣayyu'u tí ibn hajar sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ yìí mahabbatu ali wa taqdimuhu ala sahaba ó tún ko duna kini duna abubakri wa umar bayani tó ń bá wá gbé ali lórí abubakri umar fa huwa ghalin fi kini fi tashayyu'ihi fi tashayyu'ihi wa yutlaqu alayhi rafidi ó ní rafida wa illa fashi'i tí ó bá gbé abubakri tí ó bá gbé ali lórí abubakri àti umar wà ilá fàkíní fàṣíyí ṣíyà yóò ma jẹ́ wà in àdọ́fà ilá dhalika sab tó bá tún fi kún ní pé ó tún gbé àlì ó gbọ́lá fún àlì lórí abubakar àti omar ó tún fi kún pẹ̀lú pẹ́kíní pẹ̀lú ebú awi tasrihu bil bughd àbúti ẹ̀ mẹ́lẹ̀ ìkórira faghọ́lín fi rọ́fùdù òun tún kọjá àlà níbi gíní níbi rọ́fùdù wa ini i'taqada ruj'a tó bá láti sọ́kàn arújá nínú àwọn àdìsọ́kàn Shia àtàpadà wọ́n ni a padà wó kí láwọn àdìsọ́kàn Shia àtàwọn èèyàn fẹ́ fi nífà tafẹ́ gbé àwọn èèyàn lé lórí láwùjọ tó ipé nífà kò pọ́nbélé ni kúfùrù pọ́nbélé ni kí so ila duniya òun náà ni wípé wọ́n ní àwọn àìmọ̀ ó padà wá sáyé òun ni àrọ́jà ní pé wọ́n padà wá sáyé wọ́n ni fa ashadda fil wùlú ní pé eléyìí ó tún ṣe kí ní ó tún lágbára níbi wùlú so ti yẹ́bàyàn so eléyìí summarize gbogbo nǹkan tá ti ń sọ fún wa látàrọ nípa àlàyé nípa àwọn òun náà jẹ́ Shia àwọn òun náà jẹ́ Rāfidah tẹ́lẹ̀ bá wáyé àtàwọn àdájọ́ wọn pàápàá jùlọ àwọn tó wà láyé sí so yí tó fi ṣe pé kò sí màláàmà kò sí èbú lórí ẹni tó bá yẹ pé láyé sí sọ pé àwọn Ṣíà àwọn Ṣíà àwọn náà Rāfidah kò sí màláàmà lórí ẹni tó bá ṣe kíni so nínú ọ̀rọ̀ ta so nínú ọ̀rọ̀ ta ti sọ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ Sheikh Ali eh, al-Dawsari ta kà fún wa ní pé ni wọ́n ní so yí báyìí so but in tó fi tó fi ní bùkátà sí ká clarify ẹ̀ ni pé torí ẹ ṣíà tó bá fẹ́ dàrú ẹ àwọn ṣíà gan wà láyé kí ní ara in tí wọ́n wà lórí ẹ̀kọ́ ni wọ́n wà lórí ẹ̀ kódà kò tí ẹjọ́ra wọn ara àti ara ọ̀tọ̀tọ̀ ní so ọ̀tọ̀tọ̀ ní pátápátá so rọ́fídọ̀ ni wọ́ so èyàn ó fi yànnà náà rẹ̀ àmọ́ èyàn máa rí nọ́ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà dáadáa sọ́mọ́ sí kí ní kọ́mọ́ sí ìtìlákọ̀ọ́rọ̀ ìgbàmí so yíwáyìí so ma ń ṣe ìtìláàkọ̀ rẹ̀ láwọn àgbàmìnà so tẹ́lẹ̀ bá wáyé wa tásìtì státi sàlàyé tàrífì bí àwọn táǹkwé ń ṣe àláyé sí bá ṣe sàlàyé tàrífì bá ṣe ń bọ̀ isri bá ṣe ń bọ̀ so àwọn yìí yìí bọ́ ti wá kóró rí àwọn pàápàá jùlọ àwọn ismailiyya ni torí pé àwọn àti ismailiyya àti àwọn rọ́fídọ̀ ìpìlẹ̀ wọn kankanáà ní ibi tánkà ti ya apá ọ̀nà ní kíni àwọn imamu wọn àwọn imamu wọn mi so yí báyìí so ibu ni àwọn rọ́fídọ̀ táwọn padà fàwọn àwọn òkùnkùn tó tó ju báwọn lọ táwọn tó fi kún so a ń bọ̀ wá níbi àkídà àwọn insha Allah ta'ala a wò kí ni àwọn àdìsọ́kàn kan wà tán fẹ́ gbìn sáàrin àwọn mùsùlùmí wọ́n fẹ́ tàn ká intẹ́fìmẹ́rin ni ẹ kò sí so gbogbo tá fi ń so a fẹ́ jẹ́ kó mọbi tán ti mú kó so tí ẹ̀ bá mọbi táwọn èèyàn ti ń bọ̀ èèyàn mọ̀ sí kí ni èèyàn àbí tẹ́yàn bá morí sọ àwọn èèyàn yóò mọ̀ bí tán lọ tẹ́yàn bá ma ibi tí nǹkan ti ń bọ̀ yóò mọ̀ bí tí ó sàn so àwọn Ismailiyya àwọn Zaidiyya làwọn yìí dó lórí pé àwọn kà máa gbọ́lá fún Ali lórí kíni lórí Usman nìkan so àwọn Isna Ashariyya tán pè wọn Rafida àti àwọn Ismailiyya ibo ni wọ́n ti mú gbogbo àwọn kúfùrù yìí gbogbo àwọn àdìsọ́kàn yìí àti àwọn ìgbàgbọ́ burúkú àti òkùnkùn àti nifaq àti ìjẹ́mọ̀ náà fi kí nínú Islam ibo náà sí mọ́ gbogbo àwọn kẹ́ in reality ibi tá sí mọ́ bàbá wọn òun náà ni Abdullahi ibn Saba Abdullahi ibn Saba al-Yahudi so ìbàmí wọn máa ń pè wọ́n ní as-Sabaiyya as as wọ́n fi wọ́n ti wọ́n fi wọ́n ti padà lọ́sọ́dọ̀ wọn kíni abdullahi ibn saba so abdullahi ibn saba yi ibn wahab so alhamdani al-yahudi so wọ́n ma ń pè ní ibn sauda so wọ́n ma ń pè ní kíni wọ́n ma ń pè ní ibn sauda yahudi ni so nínú àwọn yahudi sana'a so nínú àwọn yahudi sọ̀nàá so wọ́n sì ní ẹni tó lóye tó ní tó lọ́gbọ́n ni yahudi wo ìpìlẹ̀ yahudi náà lọ́gbọ́n ètekéte so ètekéte ọgbọ́n ó ní ìgbọ́n wọ́n ní kódà ó ní ọgbọ́n yìí débi pé ó fira rẹ̀ pamọ́ Àlí yìí fi ìyà jẹ àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn tó ń tẹ̀lé Abdullahi ibn Saba yìí náà ni ó but nínú àwọn nǹkan táwọn ni pé Àlí yóò rí establish fún pé tóhun sóhun gẹ́gẹ́ sọ nǹkan yìí ó tún wọ́n fi ra rẹ̀ pamọ́ débi pé kódà wọn ò mọ̀ kankan pa rẹ̀ rárá àwọn mọ̀ríkún wọn ò ráwọn nǹkan mọ̀ ń pa rẹ̀ lọ títí báyẹn wọn ń pa rẹ̀ ọlá pé àwọn insurance àwọn nke ma ń pa rẹ̀ ló fi fà tẹ́lòmí tó ń rò kóhun gbọ́n àwọn sálàfù lọ tó rò kóhun gbọ́n jù àwọn ẹlòmí lọ́nà àwọn olùmọ̀ tó fi ní ara ẹlòmí ẹni yìí ń fà ń mara súnnà síra rẹ̀ so tó fi sọ pé kò sí ẹni tí ń jẹ́ Abdullahi ibn òun náà ń takọ̀ àwọn sí àwọn ọ̀pọ̀ ó ní à ah, historically látara ọgbọ́n tóun ní àti ìmọ̀ tóun ní àti ìwòye sí kò sí kò sẹ́ni tí ń jẹ́ Abdullah ibn Saba látara pé èyàn fẹ́ ṣe tàkíkì èyàn fẹ́ tàkíkì lẹ́lòmí ò fẹ́ ṣe so yóò padà máa ṣe haka so kíyàn rùn kan so alákùnrin yìí lọ́gbọ́ndé lẹ́wù yìí ó sì ní ète ó fi ara rẹ̀ pamọ́ gan bọ̀ tó rìnlẹ̀ pẹ́nìkan wà tán pè ní Abdullahi ibn Saba al-Yahudi so bó wá ló ṣe le ó rìnlẹ̀ torí pé àwọn Ṣíà gan wọn ò já níyà àwọn Ṣíà gan ò já níyà gbogbo ẹni tó gbìn ìròrí burúkú yìí sáwọn èèyàn ní pé àlì ọlọ́run ni tó gbé sáwọn èèyàn lára láti ayé àlì gẹ́gẹ́ fúnra ẹ̀ so láti ayé àlì gẹ́gẹ́ fúnra ẹ̀ láwọn ẹlòmí ti mọ lórí iṣẹ́ àti wọn so àwọn mẹ́lẹ́yìn Abdullahi ibn Saba kó tó wá tànká so òun ni wípé àwọn tán jẹ́ ṣíà àwọn náà jẹ́rìsì lára àwọn tí wọ́n jẹ́rìsì nínú àwọn ṣíà so òun ni ẹni tán pè ní alkashi kí ni wọ́n pé alkashi tó bá yẹ pé bá sí ń pè ó kọ̀ rẹ̀ náà nù so abu amr so alkashi so nínú wọn náà ló wà ó ní nínú tírà rẹ̀ rijalul kashi àwọn ṣe àwọn ní rijalu so a ń bọ̀ wábẹ̀ so àwọn jọ àti jagbajagba ni ó so bọ̀ nínú tírà rẹ̀ ó ní wa dhakara ba'du ahli al-ilmi ó ní àwọn onímọ̀ mi dákọ anna abdullahi ibn saba ní pé abdullahi ibn saba yóò kana yahudiyan ó jẹ́ yahudi fa aslama ó wá gba islam wa wala aliyan ó wá ṣe kíni wá mú aliyi láyò wa kana yaqul wa huwa ala yahudiyyati ó máa ń sọ nígbà tó wà ní yahudi pé yóṣà ibn Nun yóṣà ibn Nun ní pé wasiyyu Musa òun ni Musa fàsọkalẹ̀ sọ́dọ̀ rẹ̀ pé òun ni káwọn bani Isra'ila máa tẹ̀lé وكان أول من أشهر القول بفرض إمامة علي òun lẹni inú tíra ṣe à ní sí ń ká fún wa o òun lẹni alákọ̀ọ́kọ́ tó fi rinlẹ̀ ìmáàmà àrí ọ̀ranyàn ìmáàmà àrí táwọn ṣe àbá ń dákọ̀ ìmáàmà àwọn gbà pé ìmáàmù náà ni àrí tẹ́lẹ̀ oye wọ́n nínú àwọn tí wọ́n sọ́ra jù nínú ìsìláhà ní Sheikh Uthaymeen wà mo sì yàtọ̀ sí pé mo gbọ́ kìíní yìí lẹ́nu Sheikh eh, Abdul-Ilah eh, Ar-Rifa'i Sheikh abdul wọ́n sọ mo gbọ́ kìíní lẹ́nu wọn nínú darsi wọn so yàtọ̀ síbẹ̀ ẹ rí pé kìíní yìí ó tù gan pa Sheikh Uthaymeen gan kí èèyàn mọ́ sọ́ra nípa gbólóhùn ìsìláhà Sheikh

but ìmáàmù tí wọ́n ó ní àdìsọ́kàn lẹ́yìn o wọ́n ni Abdullahi ibn Saba yìí òun ló kọ́kọ́ sọ ìjọ́nà ìjẹ́ ìmáàmù Ali wọ́n ni wa azhara al-bara'ata min a'da'ihi ó sì fi hàn ó bọ́ ó fi hàn ìbọ́pábọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn ó expose àwọn tán ya parí wàkà fárọ̀hùn ó sì pè wọ́n ní kéfèrí inú tíra wo láti ń ká fún wa nínú rí tíra alikini alkashi so abu amr so alkashi wani ó tẹ̀síwájú wani wa min huna qala man khalafa shi'a ibi báyìí ni àwọn tán ya pa ti man sọ pé inna tashayyu'a war rafd tàṣáyùn àti rọ́fùdù rẹ̀ o ma'khudhun min al-yahudiyya wọ́n mú látara yahudi ni so wọ́n mú látara kí ni látara yahudiyya ni mo tún dáríwá padà sí tíra ibn taymiya minhaju sunna nabawiyya lọ́wọ́ bẹ̀rẹ̀ ibn taymiya fi rinlẹ̀ àwọn áújú tó pọ̀ gan tí àwọn rọ́fìdọ̀ tán fi jọ àwọn yahudi ó pọ̀ gan ó ti pọ̀ jù so nínú àwọn tíra ṣíà tí wọ́n tàtún fi rí ní pé àwọn ṣíà gẹ́gẹ́ fi rí rẹ̀ pé Abdullahi ibn Saba yìí òun lẹni aláwọ̀kọ́ tó kọ́kọ́ gbé kì ní yíyọ so ẹnìkan wà tán pè ní annobhuti annobhuti so so annobhuti àbí annobhuti gbogbo bó bá ṣe jẹ́ nínú tíra rẹ̀ tán pẹ̀ ní fírọ́kù ṣíà so fírọ́kù ṣíà ó sọ mẹ́ pé abdullahi ibn saba ẹni tán sọ yìí ṣíà lòun náà rọ́fídọ̀ ni ó so ó ní abdullahi ibn saba ó ní abdullahi ibn saba rẹ̀ kana mimman azhara ta'na ala abi bakr nínú àwọn tí wọ́n gbé hàn ìbẹnu àtẹ́lù abubakrin wa umar àti umar wa usman àti Uthman wà sọ̀hábà àti àwọn sọ̀hábà wà tàbárọ̀ aminhum ó sì bọ́pá bọ́sẹ̀ lọ́dọ̀ wa wà bí qala inna aliyan amarahu bidhalik ó sì sọ pé aliyi ló pa won láṣẹ kóhun sí bẹ́ẹ̀ irọ́ ni yóò irọ́ ni fa akhadahu aliyi wọ́n ni wá mú fasáàlahu an qawlihi hadha ó wá bi nípa ọ̀rọ̀ rẹ̀ yìí ẹ máa rí àwọn àfikún sí àdíẹ̀díẹ̀ nínú gbogbo àwọn gan wọ́n ní fa aqarra bihi ó bá fi nílẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ fa amara bi qatlihi ó bá pa aláṣẹ pé kí wọ́n pa Abdullahi ibn Sabai fa akhadahu Ali Ali bá so nígbà tábìlì àlì pàṣẹ kan pa àwọn èèyàn bá lọ ké bá àlì pé ya amirul mu'minin ilẹ̀ apàṣẹ wà fáwọn mùmìnì ataqtulu rajulan so pa ẹni tó ṣe pé yad'u ila hubbikum ń pèpè sífẹ́ rẹ̀ ahlil bayt ẹ̀yàn ara alẹ́ annabi wa ila wilayatikum ó sì ń pèpè sí ìmá mú ọ ní ayò ìmá tẹ̀lé ọ والبراءة من أعدائكم أفي بقى بصي القول هذا هو تاري فسيره علي إلى المدائن سو علي أولي لو علي وقام أولي لو سيعه مدائن سو بقى لي أولي أساوى شيئا وني وحكى جماعة من أهل العلم من أصحاب علي وني أولي èyàn kan nínú àwọn ashabu ali wọ́n gbà wá pé inna abdullahi ibn saba ní pé abdullahi ibn saba wa kana yahudiyan fa aslama ní pé yahudi ni ó wá gba islam gbogbo àwọn kan tí a ti kàtẹ́lẹ̀ náà ni bákanáà nínú àwọn ṣíyà bákanáà káfin rinlẹ̀ fún wa láìsí péyàn ó jẹ́ àníyàn so nínú àwọn tí wọ́n tún jẹ́ historian ṣíyà wọ́n máa ń pè ní yìí ní Eh, mọ̀árìkù àwọn ṣíà so mọ̀árìkù tí ò lè sọ lárọ́ so wọ́n ni ó kọ́ rẹ̀ mirakhvand mirakhvand so mirakhvand so ló kọ́ rẹ̀ tíra rẹ̀ tó ti sọ kìíní òun náà ni Rawdatu Safa Rawdatu as so wọ́n ni farisiya ló fi kọ́ Persian ló fi kọ́ ó sọ nínú rẹ̀ pé anna Abdullah ibn Saba wọ́n ni ó sọ pé Abdullah ibn Saba yíó tawajjaha ila Misr ó lọ sí Misr hina ma alima nígbàtí ó ma anna mukhalifihi ní pé àwọn tí wọ́n yapa Uthmanu kathiruna hunak wọ́n pọ̀ ní Misr an bọ̀ wà bíbáyì inṣáàlá wọ́n ní fatazaharu bil ilmi wat taqwa ó wá gbé hàn ìmà àti ìpáyà ọlọ́wọ́ bá hatta ftatana an-nasu bihi títí tí àwọn èèyàn fi gbàdánwò pẹ̀lú rẹ̀ wa ba'da rusukhihi fihim lẹ́yìn ìgbà tí Abdullahi ibn Saba yìí tó ti rinlẹ̀ láàrin àwọn èèyàn bada ayurawiju mazhabahu ó bẹ̀rẹ̀ sí tan mazhabu rẹ̀ ká wa maslakahu àtòjú ọ̀nà rẹ̀ wa minhu nínú àwọn nǹkan tó ń tọ̀ka ọ̀nà ni pé inna li kulli nabiyyin wasiyyan ni pé ànábì kọ̀ọ̀kan máa ń lẹ́ni tí ó sọ kalẹ̀ pé ẹni báyìí ni tẹ̀lé wa khalifatu wa khalifata àtẹni tí yóò rọ́pò rẹ̀ fa wasiyyu rasulillahi wa khalifatuhu laysa illa ali so kò jẹ́ nìkankan wasiyyu annabi ẹni tánàbí sọ àsọkalẹ̀ fún so lọ́dọ̀ tí ẹni o gbogbo tí ń sọ ni o so tí ìkanlọ àwọn muhari kò ṣíyà tí ń sọ fún wọn ó ní wàsíyù òjíṣẹ́ ọlọ́run ba àti khalifa rẹ̀ kò lè jẹ́ nìkankan yàfi àdí yìí lọ wọ́n ní wàkọ́ọ̀lá wọ́n ní nínú àwọn wọ́n ní وغصبت حقه وسجية علي وني حق الخلافة اتو إجاء رولي إجاء أليفة والولاية أتي إجاء رولي ويلزم الآن على الجميع هو جونا يلول ببيانسي مناصرته ومعاضدته أتي رالوه أتي أتي كون وخلع طاعة عثمان ó bọ́ ìtẹ̀lé isman ó bọ́ dánù wàbẹ̀yìn àtàhù àti ìbúra fún ojú náà wọ́n ni fata atharo kathirun minal misiri yí na bí akwálihi àwọn tó pọ̀ gan nínú àwọn tánwà ní mẹ́sọ́rọ̀ wọn ọ̀rọ̀ rẹ̀ lápá lára wọn wà àrọ́ ìhì àti ìròrí rẹ̀ ó sì kíni ó lápá lára wọn wọ́n ni mesoro won oro re lapa lara won wa aro ati irori re o si kini o lapa lara won won ni wa kharaju ala khalifata ala khalifati Usman wọ́n bá lórí khalifa Usman tọ́ ìntàfẹ́fẹ́ nílẹ̀ ní pé kí ni Abdullah ibn Saba Yehudi tó dọ́gbọ́n gba Islam kò gba Islam ó wọnú Islam ó fẹ́ gbin aburúlẹ̀ sínú rẹ̀ so ló dá ojú ọ̀nà táwọn Rafida so àti àwọn Ismailiyya àwọn tán jẹ́ Shia so àwọn jẹ́ ti Shia tán jẹ́ kèfèrí ní ayé tí wọ́n sin ọ̀ so òun ló dá ojú ọ̀nà yìí kalẹ̀ so òun ló dá ojú ọ̀nà yìí òun ló dá kalẹ̀ fún wa ẹ wá rí pé bí gẹ́mí báyìí ó sọ mí báyìí pé ìgbà tí àlìyí tó sọ bá yìí pé à ẹni tó ń dìfẹ́ndẹ̀ ló fẹ́ pa so nígbà àwọn èèyàn sọ pé ẹni tó ń dìfẹ́ndẹ̀ ara ọ̀ àlìyí ti kọ́kọ́ pa àwọn èèyàn kẹ́ná kódà ó sun wọn náà ni eléyìí wà nù al wa an-Nihaya ti so àti àwọn tíra tàríkì mìíràn so Ali yìí sun àwọn ẹni yìí nígbà tán bẹ̀rẹ̀ sí sọ pé Ali yìí lọ́lọ́wọ́ ọba bọ̀gẹ́ bá ṣe sọ alákùnrin Abdullahi ibn Saba yìí ó jẹ́ ilé te gan ó máa ń fira rẹ̀ pamọ́ gan alóyìnkíyàn dọ́gbọ́n kó fira rẹ̀ pamọ́ débi pé àwọn onítọ̀ ò sì rí láìfù rẹ̀ mà ó sì ń tàn bàjẹ́ ká la hawla wala quwwata illa ó sì ń tàn bàjẹ́ ká so ìbàtí Ali mú so a ní fi rí fi rílẹ̀ fún pé à ah, bóyó ń sọ àwọn nǹkan yìí yàtọ̀ sí yẹn so nígbàtí àlì yìí ti sun àwọn kan náà ní pé wọ́n ń pè àlì yìí ní ọlọ́run so wọ́n sì ń pè àwọn sọ̀hábà ní kèfèrí so wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ pé àlì yìí gẹngẹn ló tọ́ sí khilafa àlì yìí ni ìjẹ́ ọ̀ràn yẹn ìmáàmù àlì so nígbàtí àlì yìí ṣeré àlì yìí ò tún fẹ́ sun eléyìí náà so àlì yìí wá sí kíni àlì yìí àti látara ìmọ̀ràn kọ́nà ó wá nínú àwọn tíra tàríkì mi so ní pé àwọn ọmọ yìí ń gẹ látọ̀rọ̀ àwọn sọ̀hábà mẹ́gẹ̀ ló ti wá ìpé ká lè kó mọ́ sí gini kó mọ́ pa alì ìwà lè dànà ní pé kan se náfi rẹ̀ so kan lè kó nílò so àbí ọ̀rọ̀ rẹ̀ bó sì jẹ́ nìyàn náà tẹ́lẹ̀ bá ti yé wa ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ fáwọn ṣíà ní gẹ́bà náà sí nínú tíra àwọn ṣíà gẹ́gẹ́ náà fúnra wọn àti ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀súnnà àwọn owó ní àwọn imamu méjìlá àwọn imamu méjìlá tí àwọn rọ́fídọ̀ àwọn alìsìná àṣàríyà tán pè ní 12ers àwọn owó ní imamu wọn so àwọn owó ní imamu wọn so ká mọ̀ pé àwọn ní àdìsọ́kàn nípa àwọn imamu yóò nínú àdìsọ́kàn yìí òun náà ni pé wọ́n darí ayé wọ́n sì ju àwọn ànábì Ọlọ́run ọba lọ so gẹ́ bá sì padà rí agbogbo tán sọ mawthuq inṣáàlá so yóò á dé pẹ̀lú nínú ọ̀rọ̀ nínú tí àwọn ṣe àgagà fún àwọn so àwọn tí wọ́n jẹ́ pìlẹ̀ àwọn marjá so but àwọn táwọn gbé ní àyíma tó ń bọ táwọn ṣe à ń bọ so aláwọ̀kọ́ òun ni Ali ibn Abi Talib so Ali ibn Abi Talib so Ali sì bó pábọ́sẹ̀ lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì alhassan ibn ali so àwọn àyíma yí bọ́pá lọ́rọ̀ wọn so ẹlẹ́ẹ̀kẹta alhussein ibn ali ẹlẹ́ẹ̀kẹrin ali ibn alhussein òun náà ma ń pè ní kíni zainul abidin oye so òun náà ma ń pè ní zainul abidin kódà nínú tí so ali ibn alhussein ibn ali so wọ́n ma ń pè ní zainul abidin but àwọn shi'a wọ́n ma ń pè ní aliyu السجاد علي السجاد إلا كانوا محمد بن علي so uh, Muhammad ibn Ali ibn al-Husayn so ọmọ Zainul Abidin so wọ́n ma ń pè ní Muhammad al-Baqir àwọn ṣe a ma ń pè ní kíni Muhammad al-Baqir ẹlẹ́kẹfà Ja'far ibn Muhammad so Ja'far ibn Muhammad ibn Ali so ali ẹlẹ́kẹta tán so ike sí eh, eh, eh, ali ibn abi talib oye so ali ti kíni ti ọmọ hussein so ye so ja'far ibn muhammad ibn ali so ma ń pè ní ja'far as-sadiq ja'far as-sadiq bákanáà ṣe láwọn lákọ̀bù yìí àwọn lákọ̀bù tó ṣe pé normally wọ́n pẹ̀lúmí gẹ́gẹ́ ní nǹkan tó jù báyìí lọ nínú àwọn ẹni síwájú ní Islam so wọ́n pẹ̀lúmí gẹ́ nínú ní àwọn nǹkan tó jù báyìí lọ nínú àwọn ìtàn Islam so nínú àwọn ẹni tó túnkàn lẹ́yìn Ja'far as-Sadiqi ẹni ẹlẹ́ẹ̀keje òun náà ni Musa al-Kazim so Musa al-Kazim so Musa al-Kazim tẹ́ bá gbàgbé a sọ fún wa pé àwọn Ismailiyya so instead of kí àwọn tẹ̀lé Musa al-Kazimi tó jọmọ Jafar as-Sadiq àwọn tẹ̀lé kíni Ismail tó tóun náà jọmọ kíni Jafar as oye so Musa al-Kazim ẹlẹ́kẹjọ òun náà ni Ali ibn Musa wọ́n ń pè ní Aliyu Ridha so Aliyu Ar-Ridha gbogbo àwọn ó tí wọ́n ma fi ń beautify rẹ̀ fẹ́lò mí nìyàn hamasa pọ̀ gan nínú rọ́fídọ̀ gan hamasa ma rú àwọn èèyàn ma rú àwọn èèyàn ma rú àwọn èèyàn torí pé ẹ̀sìn wọn ìtàn mẹ́lẹ́ lórí náà nìyẹn ká ma jà fún tọ́nà ọbọ̀ ọ̀rá wa so ẹ̀sìn wọn ìtàn mẹ́lẹ́ lórí náà nìyẹn so ma gbàtànjẹ́ pẹ̀lú àwọn okọ̀ yóò ní pé bá sí ń pè tó dùn ní ń sọ ní ma gbàtànjẹ́ bá sí ń pè àwọn okọ̀ yìí tó dùn kó wá lọ sẹ́yìn àti náà rọ́fídọ̀ bákanáà wọ́n ẹni tó kẹ ni Muhammad ibn Ali tí ọmọ Ali ibn Musa yìí so ma ń pè ní Muhammadu Taqiyyi ẹni lẹ́ẹ̀kẹ́ wá òní Ali ọmọ ti Muhammad yìí tẹ́ òní Ali al-Hadi wọ́n pè ní Ali so Ali an-Naqiyyi wọ́n ma ń pè ní Ali an so Ali an bákanáà ẹni ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́lá òun ni alhassan al'askari so alhassan al'askari ọmọ ali alhadi ẹlẹ́ẹ̀kejìlá òun ni muhammadu al-mahdi so muhammadu al-mahdi so ibn al-hassan so ẹ sàkíyèsí kìtì sí nǹkan tí mo fẹ́ sọ mbíọ̀ ẹni ẹlẹ́ẹ̀kejìlá òun ni muhammadu al-mahdi so ẹ̀hùn dálára ọ̀rọ̀ mahdi yẹn Muhammad al-Mahdi wọ́n tó ma ń pè ní ọmọ Hassan al-Askari Hassan al-Askari tó jẹ́ ọlọ́kan kan láàbí so àwọn náà ma ń pè bẹ́ o a ń padà bọ̀ wá sọ́mọ rẹ̀ ní tòótọ́ so yẹ báyìí so lẹ́ẹ̀kan sí ẹjẹ́ wọ́n fún wa so Ali ibn Abi Talib al-Hassan ibn Ali al-Hussein ibn Ali Ali al-Sajjad Muhammad al-Baqir Ja'far al-Sadiq Musa al-Kazim Ali al Muhammad al-Taqi Ali al al-Hassan al-Zaki muhammadul mahdi sàwọn méjìlá tí wọ́n jẹ́ imam fún àwọn kíni àwọn shi'a ni àwọn rọ́fidọ̀ so àwọn rọ́fidọ̀ tọ́ àwọn tàà dákọ̀ ni àwa gẹ́gẹ́ bí oún súnnà táwa ń tẹ̀lé tí annabi sallallahu alaihi gbé kalẹ̀ in táwọn sahaba wà lórí ẹ̀ àwọn sàhábà tọ́lọ̀wọ́ bá yọ́nú sí kí ni àdìsọ́kàn wa nípa àwọn imamu yìí ibn Taymiyyah rahimahullahu ta'ala ó sọ nínú minhajus sunna annabawiyya ibn Taymiyyah sọ pé ibn Taymiyyah ni ẹ̀rí Ali ibn Abi Talib wal Hasan àbí ibn Taymiyyah pín wọn sọ́nà mẹ́rin Ibn Taymiyyah pé àwọn àìmà yìí lọ́dọ̀ àwọn Rafidọ̀ yóò kún ọ̀sọ́nà mẹ́rin ó ní ìpín alákọ́kọ́ ó ní sẹ́rí Ali ibn Abi Talib al-Hasan wal-Hussein wọ́n ní hum sahabatu ajilla kí ni Ibn Taymiyyah sọ hum kí ni hum sahabatu ajilla àwọn sàábí alápọ̀lẹ́ ni wọ́n la yushakku fi fadlihim èyàn ní ṣeyèméjì nípa ọlá wọn wa imamatihim àti ìjẹni síwájú wọn nú ẹ̀sìn gẹ́gẹ́ bí abubakar àti umar náà ṣe jẹ́kini bá ṣe jẹni síwájú walakin sharakahum fi fadli suhba àmọ́ wọ́n kó wọ́pọ̀ pẹ̀lú wọn níbi ọlá ìjẹ́sàbé khalqun kathir àwọn èèyàn tó ṣe gini àwọn èèyàn tó pọ̀ man huwa afdalu minhum àwọn tó ṣe kíni àwọn tó lọ́lá jù wọ́n lọ gẹ́bí abubakar umar usman ó lọ́lá jù kíni ó lọ́lá jù wọ́n lọ bitifaq àbí abubakar umar wọ́n lọ́lá jù wọ́n lọ bitifaq so so usman abubakar umar usman wọ́n lọ́lá jù wọ́n lọ so wani bi adillatin sahiha pẹ̀lú àwọn ẹ̀rí tó nílẹ̀ tó lálàáfíà ánì nàbí sallallahu alaihi wasallam látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so ìpín alákọ̀ọ́kọ́ ni nínú òpin àwọn àyíma àwọn ṣíà so tọ́ kíyàn sọ́ra ọ àwọn sọ̀hábà jìlá àwọn ilé àwọn ṣíà náà sọ wọ́n di gíní náà sọ wọ́n di wọ́n sọ wọ́dọ̀ ọlọ́run ìpín ẹlẹ́ẹ̀kejì ibn Taymiyyah sọ pé Ali ibn Hussein Muhammad ibn Ali albaqir òun náà pè ní muhammad albaqir so so ibn taymiya ní ali ibn al-hussein muhammad ibn ali albaqir ja'far ibn muhammad as-sadiq musa ibn ja'far wani wa ha'ulahi min al-ulama'i thiqat al-mu'taddu bihim ibn taymiya sọ pé àwọn eleyo min ulama'i thiqat ní àwọn olumari al-gini al-mu'taddu bihim àwọn teyan ó ṣe kini teyan àwọn tẹ́yìn ó kàkún ni wọ́n àwọn olùmọ̀ tẹ́yìn ó kàkún ni wọ́n ìpín ẹlẹ́ẹ̀kejì ni ẹ́ nínú àwọn tí ṣe àsọdí gíní tọ́sọdí imam tosodolowowo al hasan ibn ali ibn muhammad al-askari al askari so wọ́n ní Ibn Taymiyyah sọ nípa àwọn eléyìí pé fàháùlá Ibn Taymiyyah sẹ ráwọn eléyìí o lam yadhhar alayhim ilmun tastafiduhu al-umma kò sí makalọ́dọ̀ wọn tàbí umma ó sàǹfàní látara rẹ̀ ọyẹ́ wọn ò sínú àwọn olùmọ̀ wala kana lahum yadun tasta'inu biha kìí sì sí pé wọ́n lágbára tí ó ṣe pé àlùmọ̀ wá níjẹ̀ tí wọ́n rán àlùmọ̀ lọ́wọ́ oye balkanu ka amsalihim min alhashimiyin bí àwọn yòókù bí àwọn yòókù nínú àwọn tí wọ́n jẹ́ hashimiyin so àwọn tí wọ́n jẹ́ banu hashim oye bí àwọn yòókù wọn náà wọ́n sì jọ jẹ́ so banu hashim hashim nínú àwọn grandfather nabi ni so grandfather ilẹ̀ kìí lọ́sàn nabi ẹlẹ́ẹ̀kẹta àbí muhammad ibn abdullah ibn abdul muttalib so ẹlẹ́ẹ̀kẹ́ ok bàbá ẹlẹ́ẹ̀kẹta ni bàbá aláwọ̀kọ́ ni abdullah bàbá ẹlẹ́ẹ̀kejì ni kíni abdul muttalib bàbá ẹlẹ́ẹ̀kẹta wá ni hashim so àwọn banu hashim so bí àwọn tó wá látara ẹni yìí so ànábì náà nínú banu hashim ló wà so bí àwọn hashim yìí ni náà làwọn náà jẹ́ lahum hurmatun wa makana wọ́n ní kíni wọ́n lápánlé wọ́n sì láyé tí wọ́n wa fihim min ma'rifa ma yahtajuna ilayhi fil islam wad-din aw-din ma fi amthalihim wọ́n ní wa fihim min ma'rifa wọ́n ní sì ń bẹ lọ́dọ̀ wọn nínú ma'rifa ẹgbẹ́ Ibn Taymiyyah àti ọkọ̀ rẹ̀ pé kò sí ilmùkẹ́ ẹgbẹ́ wọn ò sínú ulama but wọ́n láwọn àwọn kankan mọ̀ ma yahtajuna ilayhi fil islam so tí wọ́n ní bùkátà sí nínú islam wàdí ma fi amsalihim inú àwọn nǹkan tí ó wà lára irun wọn so wọ́n ni wa huwa ma ya'rifuhu kathirun min awamil muslimin àbí ká sọ pé yìí tí ibn Taymiyyah sọ ni pé so ma'arifa tí wọ́n mọ̀ náà in tẹ́yà ní bukata sí tẹ́yà fi máa ṣe islam náà mọ̀ oye wọ́n ni wa huwa ma ya'rifuhu kathirun min awamil muslimin èyí tí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwámù náà àwọn musulmi mọ̀ náà ni wa amma ma yahtassu bihi ahlul ilm àmá ẹ̀rí nǹkan tí ó dá sàlẹ́sà fáwọn olùmọ̀gán lásán o Ibn Taymiyyah ni o so al-bahr walihada ibn taymiya sọ pé nítorí eléyò lam ya'khudhu anhum ahlul ilm àwọn onímọ̀ mú látọ̀dọ̀ wọn kama akhadhu anhu an ulaika thalatha jẹ́ mọ́ sí mú látọ̀dọ̀ àwọn mẹ́ta tá dákọ síwájú so pàápàá jùlọ zainul abidin oye kódà tí wọ́n bá ń ka nínú so wọ́n ní nínú àwọn torí ẹ̀kìtìláfù wà àwọn ní ìsinádi tó sahihi jù Okay. so ah, nínú àwọn opinion táwọn olùwọ́n sọ pé nínú àwọn ìsinádi tó lálàáfíà jù kí lọ́kọ́ rẹ̀ Ali ibn al-Husayni so wọ́n náà wà nú àwọn tí wọ́n tó wà nú ìkannú opinion yẹn so wọ́n ní Ibn Taymiyyah ní àwọn mú àwọn èèyàn ògbàmà lọ́dọ̀ wọn gẹ́bọ́n ṣe gbà lọ́dọ̀ àwọn mẹ́ta tán ti pín síwájú walau wajadu ma yustafad tó bá yẹ fáwọn èèyàn rí nǹkan tí wọ́n sàǹfàní látọ̀dọ̀ wọn ni la akhadhu wọ́n mú walakin ṣùgbọ́n Ibn Taymiyyah sọ pé ṣùgbọ́n talibul ilmi ẹni tí ń wá mà ya'rifu maqsudahu ó mọ̀ kẹtí ni ó mọ̀ tí wá talibul ilmi ṣe kíni so ẹ ma wọ́n gbọ́ ṣe àpé ìpín mélòó ní ẹlẹ́ adébáì ìpín mẹ́ta aláwọ̀kọ́ àwọn tó jẹ́ sàábé àbí Ali àtàwọn ọmọ rẹ̀ méjèèjì Hassan àti kini àti Hussein ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn tó olùmọ̀ ibn al-Hussein àti Muhammad eh, ibn Ali ta ma ń pè ní kini muhammadu al-baqir oye àti ja'far as-sadiq àbí so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ìpín ẹlẹ́ẹ̀kejì ìpín ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n sọ olùmọ̀ pé tọ́ àwọn tánmà ní musulmi àbí tánmà ní pé nínú àwọn àwọ́mù musulmi náà ni wọ́n ìpín ẹlẹ́ẹ̀kẹrin ẹ wá tẹ́tí sí ìpín ẹlẹ́ẹ̀kẹrin yìí dáadáa ẹ rí pé bá tí mo ń ka ìmáàmù wọn wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀kẹrin Ibn Taymiyyah sọ nínú àwọn ìpín àwọn èèyàn yìí òun náà ni a mohamed ibn Hassan al-Askari wọ́n ma ń pè ní Muhammad al-Mahdi wọ́n ma ń pè ní al-Mahdi al-Muntazir al-Mahdi al-Muntazir so al-Mahdi al-Muntazir so al-Mahdi al-Muntazir so al-mahdiyu al-muntazar so al-mahdiyu al-muntazar ní pé mahdi tí wọ́n retí so mahdi tí wọ́n retí mahdi tí wọ́n retí so ṣe wá rí ẹni yìí in reality kò sẹ́ni tí ń in reality kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ imam ẹlẹ́ẹ̀kejì lálọ́dọ̀ àwọn ṣíhà kò sẹ́ni tí ń jẹ́ so imam ẹlẹ́kejì lára àwọn ṣíhá kò sẹ́ni tí ń jẹ́ muhammadul mahdi al-muntazir yìí lọ́dọ̀ wọn kí ni àkídà wọn pa ẹni yìí ń ka fún ọ so àkídà wọn nípa al-mahdi yìí al-muntazir yìí sẹ́ni tó fi pé àníṣẹ́ nínú àwọn tó mójútó ìsìláàjò sheikh uthaymeen tẹ́sì ma ń correct ìyànlé lórí àwọn lórí tí wọ́n kọ̀lẹ́kì àwọn èèyàn lé lórí tọ́sí wọ́n kọ̀lẹ́kì rẹ̀ nínú tírà wọn ẹ̀rì pẹ́lú mí náà ìntà nẹ́bí sọ fún wa ìntà wọn táàmà wọn kíni alkíni almahdi tọ́ àwọn sí àfi kíni almahdi alkíni almuntadhar àwọn tó fi kún kíni tí fi fi almahdi almuntadhar kún ìdí ni pé ń sẹ́rí lọ́dọ̀ tí wọn ẹni tí kò sí tán ló yìí ó pa másáyé ni òun ni nínú àkídà àwọn Ṣíà tán pè ní al-ghaiba ìkánnù àwọn àkídà àwọn Ṣíà ni al-ghaiba al-ghaiba ni pé Mahdi yìí pamọ́ ó ìwà láyé ó pamọ́ kò fẹ́ káwọn èèyàn róhun ni ó sì ń sẹ̀mílì sí tó bá wá padà wá yá so ọ̀tọ̀ ni mahdi islam ọ̀tọ̀ ni mahdi tàwọn ṣíà so tó bá wá wá so yóò wá gbé abubakiri àti umar dìde yóò wá fìyà jẹ wọn so yóò wá jó wọn níná so gbogbo àwọn so àtàwọn kẹ́mì tí wọ́n sọ nípa mahdi eléyìí tí wọ́n ní ẹni tí ò sí tán ló yìí so àmá jẹ́ nǹka ọ̀rọ̀ olùmọ̀ fún ọ الإمام ابن القيم رحمه الله تعالى وصنينه المنار المنيف فالإمام ابن القيم سقي وأما الرافضة الإمامية إيه، الإمام ابن القيم سقي إيه، رحمه رافضة الإمامية فالمهدي so المهدي هو محمد ابن الحسن العسكري المنتظر so wọ́n يعني محمد ابن الحسن آه، ibn al-hassan al-askari al-muntazar min walad al-hussein ibn ali wọ́n ni lára ọmọ hussein ni o kuma rọrọ pé muhammad ibn al-hassan ta sọ́n bẹ̀yẹn hassan ti gini ti ali ni ara o la min walad al-hassan wọ́n ni al-hadiru fil amsar nínú àwọn òròyìn táwọn ṣe àmà fún bàdí yìí ni o al-hadiru kini al-hadiru fil amsar ẹni tó wà present láwọn ìlú al ibu 'anil absar àmúpamọ́kò láwọn gini láwọn rínà àwọn èèyàn alladhi yurasu al-'asa so ní ó jogun al-'asa wa yukhtimu al-fadha gbogbo àwọn òròyìn tó máa ń fún ní dakhala sardabu samirọ́ tiflan saghiran min akthar min ati sana falam hu ba'da dhalika 'ayn wọ́n ló wọ́bi kan nígbà tó wà lọ́mọdún márùn-ún ẹnìkẹ́kọ̀ọ́ orí mẹ́lẹ́yìn báyẹn ẹ máa wo ẹ máa wo bí táwọn èèyàn máa fi ń gbé ní fàkúbọ ìwọ tó rò pé wọ́n sọ pé tajul kìníkà so ìwọ tó ń sọ fún ọ tajul kìníkà kan ó kàn rí lọ ní ọjọ́ kan wò kàn rí tajul kìníkà má tajul dọ̀lára so ìgbà tí wọn ò kàn rí tajul dọ̀lára mọ́ lọ́jọ́ kan ni rí tajul dọ̀lára yìí má so lọ́jọ́ kan ó kàn sí kíni ó kàn pa má nífàkọ̀ gbogbo ibi tán tí àwọn èèyàn lọ́nìyàn so bọ́n se gbin kò sára wọn èèyàn so wọ́n ni falam tarahu aynun ba'da dhalika eh falam tarahu ba'da dhalika aynun Ibn Qayyim ní ojú kọ̀kọ̀ orí mẹ́lẹ́yìn bayan walam yahussa fihi eh bi khabar wọ́n sì bọ́kan kaman parẹ́ wala athar àbí ìró kankan wa hum yantazirunahu kulla yawm àmọ́ wọ́n retí rẹ̀ lójoojúmọ́ wọ́n ni yaqifuna bil khayli ala babi ala babi as-sirdab wọ́n ní wọ́n fi àwọn ẹṣin wọ́n fi dúó sí ojú ọ̀nà sirdab wọ́n tán retí rẹ̀ wa yasihuna bihi an yakhruja ilayhim wọ́n sì ń pariwo sí gbogbo sekini kó jáde sáwọn wọ́n ní wọ́n ma sọ pé ikhruj ya maulana ukhruj ní thumma yarji'una bil wọ́n ní wọn àti kíni àti pé kò sẹ́nì kankan bẹ̀ fàhádá dáàbùhún wà dáàbùhù wọ́n ni bá ṣe máa ń sẹ́nìyàn wọ́n ni wàlàkọ̀dà asbaha eh, ibn Qayyim wá fẹ́ comment lórí àwọn ǹkan tó ń ṣe pé wàlàkọ̀dà asbaha ahùláhì àárọ̀n ala bani adam àwọn ibò yìí wọ́n ti di àdánwò sáwọn ọmọ adam lọ́rùn wọ́n ni wàdọ́kàtún wọ́n sì di nkẹrin yuskharu minha kullu aqil gbogbo nílá aka ni ó mọ̀ sí yóò mọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ so mahdi gan lọ́dọ̀ ti wá nínú islamu ó yàtọ̀ sí mahdi lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ so àwọn ń retí rẹ̀ wọ́n sì máa ń gbẹ́sìn lọ sí sardab so wọ́n gbẹ́sìn lọ sí sardab tí wọ́n lọ máa retí rẹ̀ oye so wọ́n jùmẹ́ ni wọ́n wà ní kíni ó kúrò kíni okòrò jẹ́ maulana so ẹnìkankan ní sékíní ẹnìkankan sí ní jáde sí wọn so Ibn Qayyim náà wọ́n comment lórí kí ní pé ah walaqad asbaha haulahi aaron ala bani adam ah àwọn pípò yìí ti di alébù sáwọn man nabi adam aaron wa dhahkatun àti kẹrin yaskharu minha kullu aqil gbogbo láàkàí yóò mọ̀ rẹ̀ látara àwọn tán dáwọ́ so gbogbo láàkàí ni ó mọ̀rẹ́ ni látara nǹkan tí wọ́n ń dáwò so kò jẹ́ bó ṣe jẹ́ nípa tààrífù àwọn ṣíà àti téyàn ó fi mọ̀ wọ́n àti téyàn ó fi mọ̀ pé àwọn tí wọ́n ní tí wọ́n láwọn tẹ̀lé irú àwọn imamu báyìí ọ̀dọ̀ wọn láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ń rí àwọn nìfàkù tó gbé wọnú Islam àwọn nìfàkù àwọn kúfùrù àwọn kúfùrù tó fẹ́ gbáwọn èèyàn lé lórí ẹ̀ táwọn èèyàn ma wá tún ó tò sísá fún àwọn mùsùlùmí láyé tún lọ bára wọn lọ́dọ̀ àwọn kèfèdé lálìkì yáma so ibi tán ti fẹ́ mú wọlé fáwọn èèyàn ní o so eléyìí kákà fi màwọn ni inṣáàlá nukutọ̀ tó kàn òun náà ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn rọ́fídọ̀ àbí àwọn ìtàwọn rọ́fídọ̀ ma ń لتبرير آرائهم من التاريخ ما يتعلق به الرافضة أن كتاب الرافضة من دماء لتبرير آرائهم وأفكارهم láti fi lè sọ pé àwọn èròǹgbàtà àwọn àdìsọ́kà àwọn àti ìròrí àwọn dá àwọn nǹkan tó máa ń dìmọ́ nínú tàríkì nínú history so nínú history Islam àwọn nǹkan tó máa ń so mẹ́

mahdul kadhib so yọ́rọ̀ pàmbẹ̀rẹ̀ ni nínú 20% tó kù àfikún ó pọ̀mẹ́ so nínú àwọn èyí tó wá kù ìmí ìgẹ́ mọ́ ń kọ́bà ní kése kíni kése mazamma so yí tí wọ́n fi ní kò sọ́nà fún àyàfi kan kàfàrà gbogbo àwọn gbogbo

so yí báyìí so àbó ṣe jẹ́ nìyẹn nípa àkíkọ̀ inshallah àmà wọ àwọn nǹkan yìí àwọn kata máa ń lò nínú tàn ọ̀dọ́ kí n yẹnẹ̀ fún wọn sí pé àkídà ahlus sunna wal jama'a àkídà tó yẹ kí mùsùlùmí wà lórí rẹ̀ àdìsọ́kàn mùsùlùmí òun ni pé in tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé èyàn máa mẹ́nu tó ń parẹ̀ ni torí pé Ọlọ́run bá ti foríjì wọn ẹni tọ́lọ́run bá yọ́nú sí ni wọ́n oye so eléyìí ni in tí yẹn gbọ́dọ̀ wà lórí ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rí ọkí tí wọ́n náà wọ́n sọ pé ara bọ́tá ah, ṣe Usman náà wá sí ẹ̀dà báhùn bọ́ à ah, tàbáfẹ́ wo náà Muawiya ara èyàn ó dákẹ́ ní nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba nabi sallallahu alaihi wasallam kó sympathy sẹ́mí àwọn èèyàn ká fi máa sympathize fún ojú ọ̀nà rọ́fídọ̀ a ní bùkátà láti wò láti yanjú rẹ̀ so gẹ́gẹ́ báwọn olùmọ̀ bí wọ́n ṣe wo àwọn nǹkan mí bá ṣe yanjú àti tẹ́yẹnà náà àwọn nǹkan mí nínú àwọn nǹkan tó ní ṣe so gẹ́gẹ́ bí àwọn tíra láti sọ sunna nabawiya àti àwọn kútùbà àwọn olùmọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tí wọ́n fi ṣàlàyé àwọn nǹkan yìí so àwọn wọ́n kó wọn papọ̀ so látara pé kí wọ́n fi sàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ nù tàyí gẹ́gẹ́ bó sí pé àkídà ahlus sunna wal jamaa ni pé aláwọn nǹkan iṣẹ́ aslu ni pé máa ka ọ láti ń bẹ fún àwọn sàábí ànábì òun ni ó máa ka òun ni kó wá bọ́lọ̀ ọba pàdé lórí ẹ̀ o ní ìdíkọ́ àmọ̀ pé but edu mú wá gbọ́ pé gbogbo lánàá pé yàlá wa Aisha náà ara ìwọ ló màdánwò tó lọ kíra rẹ̀ bọ̀ mo ti kọ́kọ́ sọ fún ọ pé 80% nínú àwọn nǹkan ìkí ni ìrọ́pọ̀ mẹ́rẹ ni Ibn Taymiyyah náà sì sọ ilé nínú kódà nínú tó burú jù nínú sífà àwọn Rāfidah òun ni al-kadhib wọ́n pa irọ́ ẹ̀sí wọ́n gan orí irọ́ náà máa lé lórí orí irọ́ ni wọ́n máa lé lórí so kò jẹ́ bó

kó fọ́nà mọ́ wọn tó èyí tí ò bá wá ní mẹ́nà nínú mọ́rọ̀ ọba kọ́nà ọba kó pa wọn kó sì gbé wọn kún lẹ̀ kó sì mẹ́jẹ̀ kan díjẹ́ àdánwò mọ́ báwùjọ so wa atubu ilayk